وفي هذه الأيام يوم عرفة وفي هذه الحيام يوم الحج الأكبر أي يوم النحر يوم ينتقل الناس من بها ذلكم اليوم متوجهين إلى العقبة يرمون العقبة فقط ويدعون ويدعون ثم من تمكن من أن يتوجه إلى مكة لطواف الإفاضة لو ذلك يوم يحلق الحجيج رؤوسهم تعبدا لله يوم يقصر من أراد التقصير من آل الموسم من الحجيج لله سبحانه وتعالى أمة الإسلام فربنا سبحانه وتعالى فرض علينا الحج مرة في العمر وقال سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وكما أوجب الله سبحانه وتعالى علينا الحج كذلك العمر لكن وجوبها ليس كوجوب الحج لا في الأداء ولا في لا في العموم ولا في الشمول ولا في الآكدية لا في الآكدية ولا في الشمول ولا في العموم بل إن شاء الله سنعرج على هذه المسألة أثناء الشري والبيان أقول فلو أبات سوان المسلمين أن ترى لكي قراد قرفان النبي صلى الله عليه وسلم أن ترى بينا ولا تبقى ما جاك يفمقوا aláwọ̀ bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn arẹ́lẹ̀ annabi àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yìn àní ẹ̀sìn mo ń fi àjùgbọ́n méjì bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bí o sẹ́rẹ̀ léjì bẹ̀rù rẹ̀ àní takùnlá ẹ̀páyà ọlọ́run ọba o àwọn ń bẹ̀ nínú àdà níkànṣe rẹ̀ ọjọ́ ọkọ́ dákun nínú àwọn ẹrú tí ó pàyà rẹ̀ tí ó fi sí láǹfààní láyé àti ní alìkìyàmà oníkọ́ jẹ́ nìkọ̀kọ́ ni kọ́sẹ́wà kùlé ní lórí àlàáfíà lórí ìrí ojú rí ayé tí ó jẹ́ pé tàbá kí júmọ́ ènìtàn ìṣàlá ramán jímá méjì náà ló túkù tí iléyá ó fi kalẹ̀ kan jama'a Allah subhanahu wa ta'ala ó ń sún èmi àti díẹ̀díẹ̀ òní ni 23 zulqaada in sún àti díẹ̀díẹ̀ lọ sí oṣù zulhajji oṣù yìí oṣù èmà orígbò karùn-ún nínú òpó Islam hajj yóò máa ṣẹlẹ̀ ní àwọn ọjọ́ bẹ̀rẹ̀ oṣù yìí wọ agaga láti kùrùkẹrẹ ọmọ bẹ̀rẹ̀ láti 8 ṣùgbọ́n sí ọ bẹ̀rẹ̀ gangan láti 9 títí di 14 sorry títí di 13 àwọn àmì ọba dẹ́dà kọjọ́ gbogbo àwọn tí wọ́n ń di ẹrù hajji lọ́dún yìí àwọn tí ẹ ti bọ́ sọ́rùn kọmọ́jì kí wọ́n ní sàárì mẹ́ àwọn tí wọ́n ń palẹ̀ mọ́ báyìí alọ́lọ́ndì 1 2 3 4 tó mọ́ ìtẹ́rọ lánàá ọba dẹ́dà ṣe lílọ ti ẹnẹ́ nìrọrùn tẹ́ ẹdẹ́rí ẹn tí ń lọ báyìí tí è tí mara rẹ̀ ọba rẹ̀ dàbá ní sí rọrùn jẹmáà ẹ̀sìn wa ẹ̀sìn ìmani Allah subhanahu wa ta'ala faradu alayna al-hajj kama ṣe hajji fún ó ṣe ní ọ̀ranyàn ó sì orígun ẹ̀ẹ̀kárùn nínú òpó ẹ̀sìn Islam ìjẹ́ àmìsà Islam gẹ́gẹ́ dákọ̀ òpó fún wa kọ̀dákọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn mímọ̀ wọ́n gbọ́yé lórí ìtànàbí gbẹ̀kàlẹ̀ náà dísà blábìlì Umar wípé búníyàlì Islam ala khamsin wọ́n Islam lórí nǹkan márùn in tí ó sì rùn tí wọ́n bá ẹ fi ma pé arkanul Islam khamsa òpó ẹ̀sìn islamu márùn ni o torí náà lórí nǹkan márùn tí a rí sọ nígbàtí pé wọ́n ma ẹ̀sìn islamu lórí nǹkan márùn kan a jẹ́ pé òpó márùn kan náà ni ó sì kí ni o ṣùgbọ́n arínú àwọn ẹ̀ ní kìí àgàgà fún àwọn ará Mákà a ti ẹ̀rùn àwọn àfá tó àfá àgbà wípé àwọn ará Mákà ò ti ẹ̀dì múmọ́ tí wọ́n ṣe ṣùgbọ́n hajji dandani umrana dandani ṣùgbọ́n dédé tàwí ìyàtọ̀ ń bẹ láàrin dandan méjèèjì laysa wujubul hajji ka ìjẹ́rẹ̀ hajji ó sí ti umra fil akadiyya والشمول والعموم níbi ìkapamọ́ níbi pé àà ah, ẹlọ ọ̀sẹ̀ nǹkan ìfẹ́mi ọba dẹ́dà hajji yàtọ̀ sí umúrọ ní ààyè agbára ewó lọ lágbára jù méjèèjì ni hajji ni o ewó ló sì hajji àwọn àfà wọ́n ní àtàábùdù lillahi ni kéèyàn lọ sí ọba dẹ́dà bí àdá ilì manásíkì alá ma jáà fi súnnàtí rasúlìláyì sallallahu alaihi wasallam láti lọ rẹ̀ sí àwọn iṣẹ́ manásíkù manásíkù jámù ní fún mansíkì kí ní ń pè ní mansaku mansaku a máa túmọ̀ ààyè tá a ti ń sin a sì máa túmọ̀ àsìkò tá ń sin lọ́n wà ní kulli ummatin ja'alna mansakan a sì máa túmọ̀ ibù pàǹkafọ́ bá dẹ́dà àwọn ààyè tó bá dẹ́dà búulẹ̀ pé ibi ẹ̀lọ́mọ̀ sí ájì mẹ́fẹ́ mi ọlọ́run Arọ́fà Muzdalifa awa sí tọwáfù ní haram ṣùgbọ́n múrọ̀ tí ẹ̀ ziyarọ̀ ni bẹ́ẹ̀ jẹ́ pé hajji jẹ́ kọ́sùdù ziyarọ̀ ni ìbẹ̀lẹ̀ ọlọ́wọ̀ bá wù tó jẹ́ ziyarọ̀ ni kí wá ní tó kọ́nú tí ẹ̀ umrọ̀ in tó kúrùnà ni àtọwáfù bilibait káyí pòlí ọlọ́n wà bí sọ́fà wà marwa kásáré sọ́fà àti marwa thumma alhalqu awi taksir lẹ́yìn náà ká fárí tàbí ká gé irun wa tí abáfẹ́nu méjèèjì bó jẹ́ pé kàdá àjùkalọ ṣùgbọ́n dandan ni dandan rẹ̀ kò lè tó hajji ni wọ́n kọ́ tẹ́ sọ wípé dandan ni ẹ̀yìn tẹ́ pín dandan wọ́n ni ọba rílà sọ wípé wa atimmul hajja wal umrata lillah hajji àti umra ẹ pé fọba dẹ́dà o eléè tí ìtòlẹ́rì láti torí ń tọ́lọ ń bá bọ̀ ní wípé kẹ́ẹ̀ bá ti karabọ̀ sí ájì àti umúrọ ẹmẹ́sẹ̀ láàbọ̀ ẹ̀parí ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ẹbẹ̀rẹ̀ nǹkan tí è ṣe pẹ́ tí ìkarabọ̀ a ní ẹbẹ̀rẹ̀ ọyọ́ ẹbẹ̀rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin tó ọbẹ̀ dáwọlé kìíní ọgbọ̀n mẹ́yànjú ẹ o ìtìmáàmù ọyàtọ̀ sí ìtìdá ìrán a jẹ́ wípé àtúbùkà àtẹ́ẹ̀rí mi tí ó bà ní kàrì pé umúrọ iná dẹ̀dẹ̀lò náà jẹ́min hadithi umul mu'minin Aisha hal ala nisa'i jihadun sáwà obìnrin náà ni jihadi ni ànàbí ni na'am ẹni jihadi oníkíyà ni jihadi na ànàbí ni alayhinna alayhinna jihadun laysa fihi qitalun alhajju wal umra ànàbí náà obìnrin náà ni jihadi tẹ́ náà kọ̀ọ̀kan sí à ń gbẹ́dà lọ dọ́kọ̀lọ̀ gbẹ́bẹ̀ lọ ìpìlẹ̀ ní obin lè jáwó ọ̀rọ̀ jihadi káfẹ́ sọ ní o ó sí ní àwọn mẹ́jẹ̀mù anúbí jihadi tẹ́ náà ni umura hajji àti umura ṣígbọ́n bá tẹ́lẹ̀ gbọ́rẹ̀ kalẹ̀ alẹ́hìnà alàlólò ọwà lọ́rún ti náà o hajji àti umura ṣùgbọ́kẹ́ kan ṣe jihadi àngúnilọ́kọ̀ àngúniládà àìsànládà Hajju ta n soyi yìí ọ̀nà wo ni ó gbà dandan gbogbo wa pátá lọ́wọ́ ọba sí hajji ní ọ̀ranyàn fún walillahi alannasi hijjul bayt ọ̀rọ̀ ni ilé ìṣì nígbàtí ìrẹ̀ adam ìrẹ̀ Ibrahim tó bá ń tó kọ padà mo ti wá sọ́dọ̀ rẹ̀yàn lórí ọmọ gbọ́nà bí adama ẹwà máa bá ń bẹ̀lẹ̀ ìwò ẹwà máa sì bàdá mẹ́ ọlọ́wà ni inna awwala baytin wudi'a linnas tí a bá ní àkọ́kọ́ ọlé táa fi lélẹ̀ fọ́mọnìyàn lórílẹ̀ ṣé fún gbígbé ni àbí ìbàdá àbí méjèèjì papọ̀ àkọ́kọ́ ọlé bó ṣe wọ́n asar Ali ibn Abi Talib tó fún ìjọsìn ìjọsìn wọ́n ti kọ́ ilé sáájú kàbá ti ẹ̀ ń gbé lórílẹ̀ o ilé sáájú kàbà ṣùgbọ́n gbígbé ní ẹjẹ́ ṣùgbọ́n ilé àkọ́kọ́ fẹ́sìn ọlọ́run o náà sì náà ni mẹ́sálásí àkọ́kọ́ kàbà náà ni kí lẹ̀ rí wa jaa fi sahihayn min hadith Abi Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu qala qultu ya Rasulallah ayyu masjidin wudi'a ayyu masjidin wudi'a fil ardi awwalan tó fi jẹ́ àwàlún àwàlàn ọ̀rọ̀ lè kiri lè kìí sọ́rọ̀ ọ̀túbà ìrí ànàbì mọ́sálásí wo gan lọ́kọ̀dúnlẹ̀ ọlọ́run ànàbì ni almasjidul haram mọ́sálásí makaim kúrtù súnmà ayi múrí ànàbì mọ́sálásí wọ́n wá tẹ̀lé lẹ́yìn rẹ̀ ànàbì ni almasjidul aqsa mọ́sálásí tí ń bẹ ní òní mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì kúntù kánbẹ̀ ìnáwùmá mọ́ wọ́n bèèrè pé ìyára bí láàrin kíkọ méjèèjì kí ní bẹ láàrin wọn o sọ́lọ́ ní sanatan 40 years ìyẹn ló jẹ́ wípé annabi Suleiman òǹkọlọkọ mọ́sáṣì Jerusalem o náà tó tó kọ́ padà ní kọ́dà nígbà tó padà ọ bẹ̀lọ́ nǹkan mẹ́ta kọ́lọ̀ ń ṣe fún ọlọ́run grant ní mẹ́tẹ̀ ìtàun lẹ́wọ́n onímọ̀ fi sọ fún wa wípé gbogbo bàtà bá ti sisi olóore síwájú ọba dẹ́dà à ilẹ̀kú ti sí fún wa kátẹ́sì gbàgbẹ̀ wọ̀dọ̀ ọlọ́run a máa tọrọ nǹkan ọlọ́run lè pé kọ́rọ̀ ni mọ́sálásí àkọ́kọ́ ilé àkọ́kọ́ fújọsìn lórílẹ̀ o náà ni makai o náà ni mọ́sálásí lálẹ́bí ibi ó náà ní ti ń bẹ ní ọlọ́run wá pé mọ́kà ní bákà torí kíni apákan àfà wọ́n ní tí ń jẹ mọ́kà ó náà ní gbogbo odidi ìlú ṣùgbọ́n bákà ó ní ọ̀gẹ́gẹ́ bí ayé tọwáfún gangan ní bákà gẹ́bí àfábùn lákì sí sárayẹ àtàwọn mímọ̀ pẹ̀pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni orí tí ń bá ní bákà lédè lárúbáwá kí n kóòrùn kan lè hannà hadal bait yẹ̀bùkù rikọ́bal jabadir nítorí gbogbo ẹmbá sọ pé bákà lòun sílẹ̀ báyìí yóò rùn jẹ́gẹ́jẹ́gẹ́ tí ò ní sọpọ̀ rìn má bí pẹ́sẹ̀ntì bá lọ tó fẹ́sẹ̀ ájì kò gbọ́dọ̀ wọn kankan sálẹ̀ o ayi wọn kankan onú oòrò ni yóò sì pàkájá pẹ́sẹ̀ntì nù gómìnà ìbá lọ ẹ̀ṣẹ́ àmànù ìbá lọ o kìí sí dìfẹ́ǹsì kíníkà lọ́rọ̀ gbogbo wa láàrín fún fún sọ́njọ́ pé bá bá dé mẹ́kà àti dédé èmi jù mí wọ́jú ọ̀ òdìkò tàbátí sí ájìlọ̀ wọ́n fẹ́ mọ̀ yípo kàbánà

jámúrọ̀ tàájọlẹ̀ ètò kàkù sí mẹ́ka ń tó tóbi jù níjọ ya gẹ́gẹ́ iná ni pẹ́sẹ̀ntì ọlẹ̀ ilé gbogbo ọlẹ̀ ìrìn bákà kọ́lọ̀ wọ́n pé mẹ́ka ń bákà nírú ààyè yẹn láti fi kọ́ wa ọba rẹ̀dà ti pé ká ma bọ̀ wá sí hajji mẹ́ ṣùgbọ́n ta ni yọ wá sí hajji nù lé ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ́mà pé dandan ni hajji lọ́rọ̀ ṣùgbọ́n gbà ta bá ń sálà ìpẹ́lẹ̀ sí yọ padà ma wal hajju wajibun ala illi muslim ẹn tí hajji jẹ́ dandan fún musulmi kèfèrí ńkọ́ ó pè ọwá sí ájí àti àwọn ìbàdá yòókù lásìkò ìgbàtí lẹ́kẹ̀fẹ̀ ríun láti síkù mínú ìbádà mọ́ jẹ́ mú téèyàn fi lè sọ pé mò ń sin lọ́wọ́ ń kọ́ọ́lẹ̀ ó ní islamu wà máa mọ̀ náà hún an tukuma mínú sadaqatun

wípé mùsùlùmí tí ó tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí tí ó wà sí ìsìláàmù ní ọ̀rọ̀ rẹ̀ tí ó fi nìfọ́mù fún ti bá wà masalasi in one cm gbogbo tó nílé náà kọ́rọ̀ òkúta ojú báyìí lọ wáìtì ni ẹ̀ẹ̀kan náà sì ní kí ìpẹ́ méjì lójúmọ́ yóò sì forí balẹ̀ fún láàárọ̀ ọ̀nà masalasi tó tọ́ ṣùgbọ́n <laughs> wọ́n ó sì ti ẹ̀ náà fún ọ àárín mi àti ọ̀dàrú ọ̀rọ̀gbẹ́gbà mọ̀lú ajíjọ ní ọ̀lẹ́kù mọ́ ọmọ tí mo ń ṣe o wọ́n rán mẹ́rin míkí lẹ́kù tí mo lésù lé ọ̀lẹ́kù bọ́ láàlù tí ẹni wájú àwọ̀ àṣẹ́sẹ̀ fi tàrẹ̀bí tẹ̀lé o lè máa wá mọ́sálásí wọ́n ọkọ̀ kẹ́kẹ́ fún bọ́bá kéde pọ́ ń yọ in Islam

láyé umaru bí àdá ilẹ̀ ìbádà hálà kúfúrí ìgbà tó jẹ́kẹ́ fèrí un ṣe tọ́lọ́ tí ò sí tọ́lọ́ à lè jẹ́ ń pa wo gbogbo wọ́n tó ń lọ́ì já lọ badal islam tó bó wá dọ̀lọ́ tó lọ́n sánú ẹ̀kọ́ padà gbàsìlámù gbogbo tó fílẹ̀ tí ó ṣe ẹ̀ ní pálásẹ̀ pé wá sí padà láyé Umar ọdún kan ọmọdọ́dà kan tẹ̀blígù ni wọ́n ó tó bí mẹ́jọ kẹsàkùrà àwọn ọba mi ní masalasi ní ànàbúríyà àbá ni ọ̀rẹ́ tí ó ti fẹ́ gbogbo tẹ̀bìlì gbogbo ṣe ẹgbẹ́lẹ̀ yìí sí ni ṣe ọjọ́ wọn mọ̀ bú ìsìlámù kọ̀ẹ̀kọ́ jẹ́ ìrìnkan lẹ́wà gbogbo mùsùlùmí ẹ̀kọ́ wá kí wọ́n sì yọkùnmọ̀ lọ pé ó Sulaiman ìrí alàjí owó ní kókó gbogbo àná láti jọ ń pàdé mọ́sálásí tí ọ̀kà wọn ni

wà ń bẹ́ nú àkọ̀ọ̀kan wa náà nígbàtà wà mọ́sálásí àrùbúrúyà wọ́n bẹ́ ń bí bọ́sá wọn lẹ́nu wọ́n láyé lẹ́nu èyí tí mọ̀ bẹ́lọ́n kọ́ sàánú mi lórí ẹ̀ ó láwẹ̀ torí mọ̀ yánú ń gbà àwẹ̀ 17 years <laughs> bọ́yá 3 ní tẹ́sì ah

àtọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ìṣẹ́ náà àwọn yóò wà kí padà pé ìràmkọlọ́ ẹwà máa pé yàdí kúrò ṣọ́lọ́bákan ẹ parí o àwọn onígbò mú sí arọ́kọ̀mà ìyọ́ ọlọ́nà ọmọ pé ẹni ọkọ̀mà fáyìn ilé wọlẹ̀ ìgbìnà orílẹ̀-èdè ìgbìnà ti lọ́nà ìgbè sẹ́yìn ọ̀dà ẹwà lọ sẹ́nà na tọ́ílẹ̀tì gbogbo ìgbà tí ẹ ti tọ́ílẹ̀tì láti gbà ẹ kọ́ lè yíra ẹ ma wá báyìí ẹ̀ẹ́kàyàn tí ó pè ẹ́ẹ̀tù wà bọ́nu tọ́lẹ̀tì gangan ẹ̀mọ̀ wá gbẹ́sẹ̀ ọ̀tọ́ padà jáde gufronek onisas ní kọrọrùn bọ̀ tí ń tẹ́ǹsọ́ tí ń yé mi gbogbo wọ́nàwọ́nà lásìkò wọ́nàwọ́nà rẹ̀ pẹ̀lú àìsì islamu mú ní pálásẹ̀ rẹ̀ nígbàtí tó bá gbà islamu tán à ṣùgbọ́n tó bá jẹ́ wípé ilé ọgbà islamu tó ìpàdé ọlọ́run alì ìfìmùlẹ̀ lẹ́ẹ̀kẹta wùjúbùlẹ̀ àdá hálàlì kúfùrì láà wùjúbùlẹ̀ kọ̀dọ̀ bádàlì kúfùrì láà ìsìbátùlẹ̀ ìfìmì bìdúrẹ̀ islam naam ìgbà ni ó tó wá jí àlọ́dọ̀ ọlọ́run tó bá gbẹ̀rẹ̀ ibi tá ń bọ̀ ni wípé ẹni àkọ́kọ́ mùsùlùmí náà ni máa lọ Mákà mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́jì alìṣúrù tí ó sì jẹ tí ó sì lọ́wọ́lọ́wọ́ tí ó èsẹ̀ rú ṣùríyà ẹlẹ́ẹ̀kẹta albulugu bulugu wa pé méjì lọ́básọ́ di 3 4 bùlúgù sorry àtẹ̀klif mùkálàfù ni ó jẹ́ tẹ̀klif wà pín méjì bùlúgù àti akílù ó ń tọ́ ó ti balaga ẹni tí ó bàlọ́ sí ti balaga tí o ti dẹntà aláwọ̀ ẹ̀sìn bọ̀lọ̀hún yóò sì jẹ tó nílà àkáì kò ní jẹ́ wèrè torí sí ájì lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan nú ọwà wá tọ́ mẹ́kẹ́ ó ti ẹ̀pọ̀dọ̀ àwọn awúsá púpọ̀ òun àtọmọ mẹ́fà àti ìyàwó rẹ̀ gbogbo lẹ́rì ọmọ bọ̀ ní ọlọ́run tí a mọ̀ pé àwa yàtọ̀ níbi àwọn nǹkan kọ̀ọ̀kan bí a ṣe wà yìí tó ń kàlùkú gbọ́rọ̀ ah tí ń dàbẹ̀ ń pàtí lọ́dìjẹ̀ náà tí ẹnìkan bá wọ bí tí bá ń ha 20 million naira fún ẹ̀dàkùn bí mo ṣe ń gbọ́ ní ají ájí ọdún iná àti ìbọ̀tán ẹ̀sì ájí ń bẹ́ o ẹ̀yìn lẹ́mọ bẹ́ẹ̀ sí náà yòókù ààrẹ ń tẹ́ pé ilé ní ọ̀lọ̀ ẹ̀kọ́ sí ájí pẹ̀lú éjì mi nínú fámílì wa a bá àbà ti àìkú ó ti bẹ́rù mọ́rọ̀nù ọgbẹ̀rù hajjinu alákúnlé èyàn wá mọ́ àmà kéèkéèké lọ àwọn ọmọ ìṣì tí wọ́n tí bàrágà tí wọ́n bá sì sí ájì pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ òǹbí wọn tó mú wọn sí yóò nì láadá tọ́bọ́ wá wà ní mọ́ ọlọ́run pé ọmọ yóò ní sí ájì ní ìmà tọ́bádọ́gbà tí è jáde láyé ọlọ́run ọba tó kọ́kọ́ sí tí è tí balaga yóò wà dí náfílà kí lè ríwa já fi sahih min hadith ibn abbas radiyallahu ta'ala anhuma anna muratan rafa'at sabiyyar sallallahu alaihi wasallam aw yakambo asajina timbo abi wa pàdé wọn abi wani min qawm ta layi ah, una nanu ko musufurun an se ni ajoni kódà a lọ ṣe ìrìnàjò sí Ọlọ́run ọba ni ah nínú àbí wàádùn faragati bọ́lá ti múnú sọ̀bíyà obìnrin ká bá nà ọmọ kéèkéé kí wókè wọ́n sọ̀sọ́ ìwọ́mẹ́ láti gbà sí kúrò lájọ kúrò lẹ́o gbogbo ṣe hajji náà lájọ́ ṣe pàwátá ààrẹ ààrẹ hajji ìwọ ọmọ iná ìbọ̀lẹ̀ tọ́gbọ́n kọlọ́ tí ẹ̀tí bàlágáì sọ náà ni hajji Ànábì ni na'am o ni hajji wálàkì ìlàjì rẹ̀ ìwọ náà tó sì ṣe wà lálórí rẹ̀ ìwọ náà ni ládá yọ́ ma ní hajji tí ó bà sí ma jẹ́ hajji fún tó bá para sí mí yóò di náà fílà fún náà wàlàkì àti ó ti di kí ọmọ jẹ̀rú to tó pín méjì kí o ti balaga kí o lákàáyì ẹlẹ́ẹ̀kẹta alìkúdúrọ̀ kágbára àti lọ́wàwà agbára àwọn mímọ̀ wà fọ̀mọ́lẹ̀ pẹ̀lú gbogbo tí nínú hadith o ni ká ti wà fún àlàáfíà ń bẹ lára rẹ̀ ó tún wá lówó tí ó mùlọ mọ́ká lọ idha kana li muslimu qadiran li ada'i al-hajj bi badanihi wa malihi fal-hajju alayhi àlàáfíà wá ó tún wá lówó ajílọ̀ tí ọ̀bá tí ìsí ájìrì tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìyàn ní fún kọkọrí ọ̀nà ọ̀rọ̀ ìyàn ní fún kọlọ sí hajj ó dì ní tọ́bọ̀ wá jẹ́ wípé kọ́ọ̀dìrún bí bádá nìyí wà lẹ́ìsàbí kọ́ọ̀dìrín bí máa ní àlàáfíà ń bẹ bí èmi àti ṣùgbọ́n kó sòwó àwọn mímọ̀ ní ẹmẹ́tí ìpèké ìṣẹ́ rẹ fún nǹkan min áàdì mẹ́kà tó bẹ́ pàrà mẹ́kà ni tó ní gbogbo tí a bẹ́ ṣe ó kún ilẹ̀ ẹ̀rọ lọ́rùn láti fẹsẹ̀ ṣe tí ó mọ̀ fẹsẹ̀ bá rìn lọ tọ́làtí àsíwà alhajjú lè jẹ́ dẹ̀dẹ̀ fóònù náà

wọ́n ma tó padà ní ìsìn ní parí mẹ́rin náà fẹ́ ma tó padà hajji dọ̀rọ̀ rẹ̀ yọ́ lọ àfi tó bá jápò ti sí ájírì tẹ́lẹ̀ amóbìléyàn ó di ojú méjì ṣùgbọ́n tí yìnbá jẹ́ wípé mùsùlùmí ni kìí ṣẹrú ó ti bàlágà làkáyè wà wà ń wà kọ́ọ̀dìrún bimalihi ájízùn bí bádá ní ṣùgbọ́n kọ́ sàláàfíà fún olówáwà bóòlù ohun sì sí àwọn mímọ̀ ni wọ́n ni ẹ̀yìn mímọ̀ sí ájì wà lọ́rùn tó náà wọ́n ni ájì ìbẹ̀ lọ́rùn rẹ̀ bí ibò ṣe bí n tàà sọ pé láwọ́ ájúbà tágbàrà wọ̀ bá ti gbé àwọn àfáà níbẹ̀ ni ṣe bára rẹ̀ ní ògbé owó síwà ọ̀rọ̀ ẹ̀ ni ájì lọ́rọ̀ rẹ̀ wọ́n ní ṣùgbọ̀n wá lálàyé nú kí ni àlàyé tó nínú hádá kana al-hajj alayhi hajji lọ bá sí hajji wọ́n wà sí ájì lọ fún òdìrẹ fọ́nà ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú àyẹ̀kúnà ajízùhú mímà láyúrùjá zawaluhu ṣùgbọ́n tó mú tágbàrà àti fìlú ájì òfìsí ọgbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé tó bá ti múyàn èèyàn gbé wọ sàárè ní ti dàgbà kúrò nínú AC fún 5 minutes nǹkan mí ó dì àtúnṣe àwọn nǹkan mí ọlọ́ndakọ̀ mọ́fí àdẹ̀wò kàwáwó owó ń bẹ kọ̀wà sí agbára wọ́n lórí bá sí tọ́bọ́ wá jẹ́ àntọ́jọ́ wípé kọ̀ sàgbára báyìí owó wá ń bẹ wọ́n ti àọ̀pẹ́tì ẹ̀ wọ́n ti gbé jùpsì sí pop wọ́n ní pẹ̀lú ògbú ọlọ́run ẹsẹ̀ pẹ̀lú ògbú ọlọ́run yóò jìnà kọ́dà ẹ̀ ma fi gbábọ́ọ̀lù padà ṣùgbọ́n ẹ lo oṣù mẹ́jọ pẹ̀lú igi lásìkò ají báyìí a jẹ́ pé ọdún ìní ají ò ní jẹ́ dandan fún pẹ̀lú àánú ọlọ́run bálá tí a ń bá ti padà lẹ́yìn oṣù mẹ́jọ tó rùsù pé ìntà fẹ́ pẹ̀ ní ìkágara in tó lè lọ́ni kí wá lẹ́rì táwọn afá àfi sọ́bẹ̀ já àfi sahihayn min hadith ibn abbas radiyallahu ta'ala anhu arzahuma fi qissati imra'atin atat an-nabiy sallallahu alaihi wasallam إن أبي أدركته فريضة الله على عباده في الحج إن أبي النبي bàbá mi òfin Ọlọ́run ọ̀ranyàn Ọlọ́run pẹ̀lú sí ájì fún mi ìgbàtọ̀ lọ́wọ́ kéde rẹ̀ sí ìgbàtọ̀ bàbá mi ti dàgbà wọ́n ti di ògbó àwọn ìdàgbàjọ́ wọn àwọn ìdàgbàjọ́ hadith ti wà lórí ẹ̀yìn pé a máa dínkù ní ìsìn ẹ̀yìn tó bá sì dàgbàjú ní wa 60-70 orígbàrí ìlọ́wọ́ wájú táìmù sí ló ń kálukú tó ń sàdákì táìmù oní ó ti kàmì kéèkàmì nítọ́gbàgbà ń bá kínú alìkíámẹ́ yìí tó bá gbòdòdó lẹ́mí èyàn ìṣesí rí ọyàtọ̀ káàrí pé kò ní jọ ayé mẹ́ tí sàmbá gbòdòdó lẹ́mí èyàn mọ́ mẹ́ẹ̀nìkan dìsù ayédájọ́ ń gbé ní o tí 10 million naira lọ tí bùkátà rẹ̀ ní táìmù kò 2.7 lọ yóò sì yọ 2.7 gbogbo tó kùn pátá yóò lọ wọ́dà sáríkì àmà

ọfọ́ọ̀kan mú kí ó kọrì múra ẹmọ́ sórí òkúlẹ̀ torí ọlọ́run gbá ṣe ẹgbẹ́ bìnà jàrí kò sí wàlá wọ́n ti jájà yẹn ẹ̀sọ fọ́lọ́kọ̀ kọmùdù wọlé o ẹjọ́ gbókùsù sàrí tàmà pàpẹ́pàá ní sí wọ́n sọ ó sáré gbé mi kí ló sọ ọmọ ẹ̀tà fún ẹ̀tà fún ẹni yẹyẹ ẹ̀tà fún ẹ̀tà mù tí ẹ̀ ń pè ẹ bá ṣe wípé ọ̀rọ̀ owó lè ẹ̀sàn fún ẹ̀rọ ìjò lẹ́lá lọ ọ̀rọ̀ tí ó ti ẹ̀bá tí ń ṣẹlẹ̀ mú kí ló sì fa in tí ń bẹ̀lẹ̀ mìíwá ni pé ẹn tó kù bí ẹni pé ti ẹ̀bá bí ìbọ̀tọ̀ sẹ̀ táwọ̀ wà lè ṣe rú ẹ̀ pé wọ́n ló mọ́ tó dító fi kú wà kúlẹ̀ ọ̀kẹ̀lọ́kú kúrúkú kí ó obìnrin wa ń sọ wípé táìmù tọ́rọ yan ẹlọ́sí àjìdé mọ́láwọ̀ èèyàn dàgbà jọun nínú àwọn èèyàn o ní akífàmù wà ibùrù sọ̀yìfí àwọn eléyìí wọ́n wáyé wá sórí rẹ̀ ẹni ní ọpọlọ tí èsì kéèké tí ẹ fi máa ń pè ní hakimul ààyè ní wá ń tẹ̀ kẹjẹ kẹjẹ kẹjẹ kẹjẹ kẹjẹ olù 90 years ìwáyà mi kẹjẹ kẹjẹ odi 100 kẹjẹ olù 150 kẹjẹ kẹjẹ ó lé kẹsẹ díẹ̀ ní 200 ìnà ìsìlámùdí kò sí díkù tí wọ́n ń gbọ́n pa nẹ́bí inú ìlú pé àà ah, ah, gbogbo tí wọ́n tọ́ yóò ju òwe ni òun ló ní ọ̀rọ̀ kúlù sáàkítọ̀ tí ń láàkítọ̀ òun lọ́sọ́ akísàmì náà lọ́sọ́ ibùn sọ ìfí àtàwúrísì àwọn ọ̀rọ̀ nílẹ̀lẹ́lẹ́mọ̀ tó wá tẹ́bà yìí ọ̀rọ̀ rẹ̀ ó di ẹ̀kọ́ lẹ̀rin ó dòwe nù ó dìgbára lọ bá pàwọn èèyàn rẹ̀ wípé ẹlọ ọba ń gbọ́n tánàbí sọ nígbà tó ẹwọ ẹlọ́mọ̀ díẹ̀wù nígbà díẹ̀wù àtún àtàwọn èèyàn rẹ̀ wọ́n sáàjẹ̀ 100 àwọn ń lọ Mẹ́dínà wọ́n lọ kẹjẹ kẹjẹ kẹjẹ nígbà dojú ọ̀nà àgbàlagbà ní òrùn dé gbogbo omi tí a gbé lọ ti gbẹ àwọn ọ̀dọ́ àwọn rárá gbé wọ́n lọ́dà náà bàbá bá ń pariwo ògbẹ́ òrùn mi fúrúfú ọ̀dà ẹjẹ́ awo inú ẹrù wọn oúnjẹ ti tán gbogbo calculation wà ní ẹwò mi o mo ti ṣe islamu báyìí o ẹba ń sọ fún ànẹ́bì pé mo ní ẹmọ́ bá ń kí wọ́n pàdé rẹ̀ níjọgbà alìkìyàmọ́ o èmi ti dúró jẹ́ ilẹ̀-ìrìsà láyá bá ń sọ kalẹ̀ wípé wa man yakhruju min baytihi muhajiran ila Allahi wa rasulihi thumma yudrikuhu al-mawt faqad waqa'a tẹ́nìkan bá lónìí dàgbà ìdàgbà yẹn wá ń bò lójú àwọn kan dàgbà jùlọ tí dàgbà yẹn ò lójú níbi dáadáa ọlọ́mọ́pin àmá ọmọ aná ẹni ọba pínlẹ̀ kọ̀sẹ̀ lè yọ Ọlọ́run dákun ṣàánú wa o Ọlọ́run dákun ṣàánú wa o bàbá àti obìnrin náà ti dàgbàdé bí wípé o ní láyé fún kọ̀lá rọ ìlà bàbá mi bá agbé sórí nǹkan àgùn kò lè dúó mẹ́ kò sí rọrùn kálùkọ́ nìkan wà yọ́ fẹ̀rẹ̀ mú tí wọ́n bà sẹ́ẹ̀mọ̀ pé ní tóbìnrin yìí ń sọ ajízù ni ìkágara ni táà lè sọ pé rúrí ọlọ́mọ yóò tó máa pọ̀ sí ni harimu sorry haramu ogbó lódéun arabi ni kílọ wá ń fẹ́ ó ní àfà hujju àní sí alibasi asíbòlè sí ájì fún arabi ni na'am ẹ̀sì ájì fún nílò na'amu ìkìrọrù ni wọ́n rọ̀súlù la yuqirru abadan al-khata tí a bá lánàbí sọ wípé ẹmẹ́ ṣe nǹkan lọ

ẹ̀ntẹ́ bàrán lọ ọgbọ́dọ̀ ti ṣe hajjiri o ẹ̀ntẹ́ bàrán lọ ìdádí wa wọ́n sí kankan ẹ̀fẹ́ rẹ̀yàn lọ tẹba ti ṣe wádìí pé ń tàn ti ṣe hajjiri ẹlẹ́ran lọ tí ọba ti ṣe hajji hajji ti ẹlẹ́ran lọ kílẹ̀ rí wa jẹ́ àfi súnà náà ríta náà Abbas rọ́bí Allah labbaik Allahumma labbaik labbaik an shubruma Ah, ọlọ́ọ̀bà mọ́ wá jẹ́ pẹ̀rẹ ní èmi kí mo nìpì ọ̀hún o mọ́ wá jẹ́ pẹ̀rẹ fún ṣubúrúmà àmì ah, nẹ̀bà ń pọkùnrin nẹ̀bà pẹ̀ àníbí ni mọ́ ṣubúrúmà ta ní jẹ́ ṣubúrúmà ó ní àkùn lè àwọ́kọ̀ríbùn lè dọ́rà mi ni tàbí fámílì mi tó súnmọ́ mi ni mi ò síájì mánikínbà ni in tó ń ṣe ìkòsí láìfì ń bẹ̀ àjẹ́t sí ọ̀gán síájì tẹ́lẹ̀ àwọn ni عن نفسك ثم تحج عن شبرما ọya kọ́kọ́ sí ájì fúnra ẹ̀nà nígbà ọba sí ájì fúnra rẹ̀ ló tó lè sí tíkí ní o títẹ̀lùmí àwamọ́ ẹni tí ó wà lè lọ o ní ẹn tọ́jọ́ wípé mùsùlùmí ni ọmọlúàbí ó ti bàlágà làkáyì ń bẹ ṣùgbọ́n ájìzún bìbádà nìyí wà máa lè ọlọ́nsọ́ kò sí àlàáfíà tó lè fi lọ kọ́rọ̀ kò tún sówó arúgbọ́dọ̀ Ọlọ́run wípé ọ̀kan ló mú anú méjèèjì àlàáfíà ń bẹ ìntàn wí náà nìkan kọlọmọsá kò sí fẹ́ kọ̀kan wáwọ́ ẹmọ wá rí rẹ̀ fọ́ òtí ìsìájì tó wo ń sí hajji gẹ́gẹ́ sí dẹ̀dẹ̀ ni kó jẹ́ pé gbére láti pètè sí tí ogun àwọn mẹ́jẹ̀mù ìbá ti pé apákan àfà ní láàrẹ̀lẹ̀fọ́rù bóòrùn sí láàrẹ̀lẹ̀fọ́rù fúrùdọ̀l hajj amal Hudaybiyya wọ́n ní amal Hudaybiyya igbóòsì Hudaybiyya ọdún kẹfà tàbí bí ìdé Mẹ́dínà o ní ajìdí ọ̀rẹ́yà apákan ní ìní wà hajjata sọ́lá kìsọ́lá àṣírọ̀ àdúgbò wá sí ajì ní ọdún kẹwàá tó bá wà jẹ́ dẹ̀dẹ̀ àrẹ̀bí ọwà máa lọ́n lára àrẹ̀bí òrìjẹ́ òrẹ̀ ilẹ̀ hmm. wọ́n ní bákan náà rẹ̀ tí ẹ̀kì àwò náà gan alhajjú kásọ̀lá ìrù tẹ́wọ́ bí ni náà ni wọlé ní o 1245 yóò sì lọ ní 405 kásọ̀bá lápẹẹrẹ láti 1245 1246 47 48 tí è bí 404 or 405 àsìkò gúrù náà ni kèètì lọ bọ́bá wù kéyò kí ń bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀sọ́lọ́ bọ́wù kó kílá ní àsìkò bọ́wù kó kílá gbẹ̀yìn o ní ọkàn sàkántì lórí tí ó tó fi kí ń dámù tó kí bọ́yá ń <laughs>

bágbára ẹ̀bá ti wà kéyì ò tètè lọ ni torí kíni nítorí pé láàáhàd yẹ́dùn ìbàkọ́ in tó máa sẹ́kù kọ̀sẹ̀ntọ́mà jẹ́ ń sọ sígbà tí ìsẹ̀mí bá wà láàrin kọ̀sẹ̀ntọ́mà bó wọ́n dáàrin jẹ́ ń sọ ọwọ́ parí kọ̀sẹ̀ntọ́mà pó ó sì kíni ó di ọwọ́ parí ìtànàbì wá ń kọ́ ni wọ́n ní nǹkan dọ̀rin kẹfà àdúgbìsẹ̀ ọdún kẹwàá lẹ́ǹtọ́fẹsẹ̀ múlẹ̀ jẹ̀máà

ọ̀rọ̀ tí ń bọ̀ tọ́ọ̀bà sí wà tàfẹ́ yọ̀nda fún ọgán ọwà bíṣìlá ìrọ̀ kíbìn pẹ̀lú nǹkan pẹ̀lú intenti bá ń travel lè mú lọ ní nǹkan tó fi lè gbà rẹ̀ lẹ́ bí kóndó tó lè fi pa ejò ìkọ́lá bọ́bẹ̀ kan lọ ọba rí bí ni àbí tàbí sí ọdún kẹwàá a níbi èsì kìí fàálẹ̀ ọdá náà kí lọ sọ ọdún kẹsàn ọdún àwa ní bẹ́ẹ̀ ni kí ní ń tọdún kẹsàn ámúlì wùfúd ọdún tọ́lọ ń gbà fánàbí tàn tó fi di wípé gbogbo àwọn èèyàn kónú islamu gbogbo àwọn ará jẹ̀bú ti wá gbà islamu ọmọ bọ̀rọ̀dọ́ nàbí gbogbo ní ọdún yẹn àwọn èèyàn tí mẹ́sídé wọ́n ní di wọ́n kàn ní láyà aláwọ̀ wọ́n kàn ní mọ́dúnrọ̀sùn láì in tẹ́ mẹ́sí pẹ̀lú ìsìlámù rí ẹbẹ́ ẹ̀mẹ́sí báyìí ẹ̀mẹ́sí báyìí pọ̀sásùn ó ní di àlàyé anábì bíṣì bbc bíṣnẹ́ẹ̀sì tó gbajúmọ́n táìmù yẹn ó ju hajj lọ torí hajj olóńládà rẹ̀ fúnra rẹ̀ ẹwà dúró àwọn tí wọ́n lọ àlìjẹ́nà tó wà ní wọ́n tilẹ̀kù fún ọdún kẹwàá àdúgbò àdúgbò bákan náà lọ́dún àwọn èèyàn sì ń wá maka tí ẹ ń yípo ní ọlọ́ ní oó tọ́lọ̀ tí ìgbàmọ́ká ní gbogbo ọdún kẹfà nígbà tí ó di ẹ̀yìn ọdún kẹsàn ọdún kẹsàn àwọn ìbìnrin sẹ́lọ ẹ̀lọ́sọ fún ọmọká o láti ọlọ́n ti gbàmọ́ká fún ọlọ́n ti ń pàṣẹ rẹ̀ báyìí ẹ sọ wípé fìlàámìl mọ́kùnrin tó bá dọ̀rún ti ń bọ̀ la yatufu wọ́lá yẹ́tù bilbaiti oriyan ẹni kan ò sì tún ní yípo lè ìmẹ́ ní o ọlọ́run ti gbà mẹ́kàfà nìbí ó tún ti wá fọ̀ọ́lẹ̀ fún sáájú kó tó wá ó ní ń fa àwọn àlejò 1 ó ń bá fọ́bẹ̀ lọ 2 ẹlẹ́ẹ̀kẹta gbogbo ayé ló tún wá fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ pẹ̀lú ají rẹ̀ pẹ̀lú gbọ́ ti sọ wípé khudhu anni manasikakum fala alli la alqakum ba'da 'ami hadha ìwà mi fala ìlà àwújú bada hajjati hadihi ẹgbà ìṣájì lọ́wọ́ mi ẹ farabalẹ̀ ẹkọ́ ẹgbùn ṣe ń ṣe tòrò súnmọ́ ká mẹ́jọ pàdímọ́ ní arafa gbogbo tó lò láyé òwò 90 days 18 kankan ni akàní 18 akàní 82 tó ní pé oṣù méjì àti bí 20 sí 22 days

tó bá di ọdún a tẹ̀síwájú níbẹ̀ àwọn bọ̀bá dẹ́dà ń dọ́ra mí kàsí rẹ̀ kọjọ bukató ń kàrùkú bá ní ìsìn ọpẹka hajji ní tẹlùmí ó ti se ogbó tí ó múrọ lókù àti tí ó fi rẹ̀ fara alé ọlọ́mbà o ẹlùmí ọ̀rọ̀ iléyà iná ni mọ́jì àwọ́ kìsà lọ eid àti ìyàwó àtọmà bùwà lásìrí o gbogbo tí wá ń dìde wípé ọlọ́run ti bà wọn lásìrí àwọn wà máa bú ọmọ ìyá àwọn lásìrí ọlọ́run mọ́jì àti ìsìn lóòtù ọba dẹ́dà ọmọ wọn ọmọ wọn júra wọn lọ ọlọ́run mọ́jì àti media ẹgbẹ̀rún smike ẹ̀sọ́dà ẹ̀sọ́dà ah, ọlọ́run mọ́jì ọwọ́n ayé wa wọ́n ládàrí kẹsẹ̀ pé ẹfẹ́nu yí sọ gbogbo ayé mọ̀ gbìyànjú yí sínú àní ẹgbẹ̀rẹ̀ sí máì gbogbo ayé mọ̀ gbìyànjú yí sínú ẹ̀sìn ọlọ́run sọ wá ń bẹ̀ o wọ́n láàrin wa méje adẹni ẹ̀yí dákò sánú wa bákan náà gbọ́mọ ìyà tí ẹ ti lọ sí ájì ọba dẹ́dà dákùn bá ní sọ wọn lọ bá ní sọ wọn bọ̀ awátá kù lẹ́nà jí wọ́n bá wà náà dáadáa wọ́n ma bá ní kíyèsí ma bá ní látókè ma bá ní kíyèsí wọn tí wá ìdórí stéètì ẹni kọ̀ọ̀kan wa ma bá ní kíyèsí wọn ìwọ ọba alágbára ló lè kó wa díárí ọ̀sìn lọ́nà tí ò ní gbádẹ̀sìn ma wà lọ́wọ́ gbogbo tí a gbọ́dọ̀ mẹ́sá sí mú ọ̀páyà bá ní sọ́dí fọ̀kànbalẹ̀ o in tá ma gbé jáde ń bẹ̀ ní fọ̀kànbalẹ̀ bàbá ti ń bọ́ta mẹ́dì òdí payà o bí hakila ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأمجده وأشكر أن يعمل ذولة وباطنة وأشهد أن لا إله إله شهادة من يرجو رحمة ويخاف عقابة ثم أسلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للخلق كلهم قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا التوى من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن الله سبحانه وتعالى بعد أن أمر نبيه إبراهيم بتجديد بناء البيت الحرام أعلن على رؤوس الخلائق بأن يحجوا هذا البيت فقال سبحانه وتسامى إن أول بيت ودع للناس للذي ببكة مباركة وهدى للعالمين في آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أمتنا فالحج هو القصد وهو التعبد سبحانه تعالى بأداء المناسك على ما جاء في سنة رسول الله صلى الله عليه وسلم والعمرة الزيارة وهي التعبد سبحانه تعالى بالتواف بالبيت وبالصفا والمروة والحلق والتقصير أمة الإسلام وهما واجبان لكن ليس وجوب الحج كوجوب العمرة لا في الآكدية ولا في الشمول والعموم كما بينه أهل العلم أمة الإسلام فإن الله سبحانه وتعالى فرض لهذه الأمة حج بيتي الحرام فربنا سبحانه وتعالى فرضه على كل مسلم حر بالغ حر مكلف أي بالغ وعاقل وقادر وهذا هو الأساس فالمسلم تقبل منه عباداته والكافر لا تصح منه العبادة حال كفره لكنه مخاطب بأدائها لكنه عاند وكفر بالله سبحانه وتعالى وأعرض وتولى إذا فالكافر حال كفره لا يلزم بأداء العبادة وكذلك بعد كفره إيه، بعد أن أسلم فإنه لا يؤمر بالقضاء ولكن إذا لم يسلم ومات لكفره فالإثم عليه أمة الإسلام الله سبحانه وتعالى فرض هذا الحج في كتابه وعلى لسان, لسان رسوله صلى الله عليه وسلم لذلك جاء من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا هذا البيت وهذا أمر من الله وأمر من الرسول صلوات الله وسلامه عليه يا أيها الناس إن, إن ربكم كتب عليكم الحج فحجوا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد